sì nǹkan ti sáájú naam ó ti sáájú ilé jẹ́ ká kó sínú al-nushuz al-nushuz ìpé náà ni al-irtifa tó bá di pé ìkọtọ̀kọ́ ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ ìyàwó nùṣúùzù yìí ó sì lè jọ́pọ̀ látọ̀dọ̀ ọkọ ọkọ lọ́kàn dìfẹ̀lọ́pù etrẹ́dì lójijì pé kejì wọn ní ẹjọ́ dìfẹ̀lọ́pù àìjọgbọ́rẹ̀ ní yẹ́mẹ̀yìn bóò láṣẹ alájá rẹ̀ bóò láṣẹ wo wà láì tó bá jẹ́ pátọ̀dọ̀ obìnrin kan ti wá bóò láṣẹ wo kápọ́dọ̀ tọ̀ọkọ̀rin ti wá bóò ọkọ wo kápọ́dọ̀ àmìjìnì ti wá àwa bẹ̀rẹ̀ láti bí tọ̀dọ̀ obìnrin àmọ́ ká máa wo bó ṣe múlé wa lọ ká máa wo bó wa sakana

tó bí ó sì máa nínú lọ́mọdún jẹ́ nígbẹ̀bọ́ wọn bá ká àti bá ká ní òní ṣe mọ́ pé ah, síbù tó wà náà kọ́ ní sílẹ̀ ilẹ́lẹ́lẹ́ mẹ́rin à mo ti ra ilẹ̀ ọ̀dọ́ amẹ́ o 75 fún mọ́ra ń gbà mọ́ra o wọ́n ti ń tàbí 5,000 ní ìsìn ah ìyẹ́sìlẹ̀ ah, kéèkéè ìrìnlọ́lọ́ra ó 75 ní 25,000 ní ìsìn kọ́dà mọ́ ní ó tó bá 2,000 extra ọpẹ́ nínú tẹ́nì kankan mi àti àlébù tẹ́ wallahu jalakum min buyutikum sakana ọba adẹ́dà ni mo se lé yín ní ìbútútù tí sí bá gbọ́nà ara yóò sílẹ̀ ni ó lè pẹ́lẹ̀ ó jìnà tí n kàmí ọba dé o tó lè change mind èèyàn ìpìlẹ̀ bí lè wá se lé ìbáyìí so kò fi kó lè ṣe gbìs oní ọmọ jẹ́ ìpìlẹ̀ náà obìnrin tààtìjọ gbogbo sí ayé àlàáfíà ohun àtọkọ rẹ̀ òjijì ọkà bẹ̀rẹ̀ àwọn ọ̀wà kan shoes ní shoes nushuz mọ́ ó pẹ̀ka ṣùgbọ́n kan bẹ̀m̀bẹ̀ tó jẹ́ pé in tí ń fà nílẹ̀ yóò báyìí ó ní agbára ọ̀pọ̀lọpọ̀ bí òsì mẹ̀dájọ́ rẹ̀ lọ́fà ó náà ni khuruju li mar'ati min manzili zawjiha bi ghairi idhnihi kó bí ọmọ jáde kí ló dé kí ló tú ó sì wà nù tí ma wo tó ti wú ọ̀pọ̀lọpọ̀ lé jẹmáà ẹmá ma rìn jìnà tàbá ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ islamu là ń sọ̀rọ̀ gbọ́nà ń pé obìnrin jáde láì gbàyọ̀ǹda lọ́wọ́ ọkọ rẹ̀ ó sì máa mi ilé ẹ̀yí tẹ́ ilé gbọ́ yínà là ń sọ fún èó ẹ̀yí tẹ́ ilé gbọ́ yé ìlà ń sọ fún ìyó ẹ̀yin wo ni ẹ̀yin ọmọlẹ́yìn ànẹ́bì sọ̀sán ẹ̀yin wo ni ẹ̀yin tí ẹgbàkútà bá pàdúdé a sì padà síbi bi ẹ̀yin ni o obì ń bóòdì lè dágbére fọ́kọ rẹ̀ fúnra mi lè mí gbogbo ìtọ́ bá orin o àwọn olórin rẹ̀ in ta gbẹ́lọ́ kò sí tó ti yẹ sọ wọ́n èyí ọsọ nǹkan mí ìtẹ́ ẹbọ́ bọ́lára ẹlòmí tí ẹ bá ṣe mùsùlùmí fítúrọ̀ ilókù lára rẹ̀ àdàmọ́ rẹ̀ ìpìlẹ̀ mẹ́fẹ́ lómi ṣùgbọ́n tí àdàmọ́ rẹ̀ tí ẹ̀ṣìn bá débi àdàmọ́ rẹ̀ inú ẹ̀sìn gan máa dùn khiyarukum fil jahiliyyati khiyarukum fil islam idha faqru tẹ́yìn bẹ́ ẹ̀dá nígbàtí ti gbà islam tó bẹ́ gbà islam tán àà in tí ó pìpí àrẹ̀ gẹ̀rẹ̀ tẹ́lẹ̀ lọ fi ń parú bá mùsùlùmí pé ká sọ́ra pẹ̀lú àtàbà máa hù àwọn ẹ̀dá kan bẹ ní bọ́lọ́n se máa dáyàn kéèyàn ọ̀dá wọ́n dáa pin níwà tó jẹ́ pé ó dífíkọ́ọ̀tì fẹ́ tó bábá wọlò láàrin oṣù kan kọ ma sọ wípé máa dẹ̀ pẹ́ ní ìsinú Islam pẹ̀lú ìwà tó níwà rẹ̀ dájú àti ẹgbẹ̀rẹ̀ lọ tó bábá ọ̀sàdéhùn in tí ó yí àdéhùn ìwọ̀gónìyà ẹ̀kọ́ tó bá yìí bọ́bá nǹkan lọ́wọ́ rẹ̀ yóò dá padà tó rò pé àà ah, ah, tí yìí ah, àrùn ayé àpárẹ́ni gbọ́nà àti ìrẹ́fì wà pẹ́lẹ́ yóò sínú islamu ẹn tí wà tí ń islamu kẹtàwọ̀ òun wá wà tí ń islamu kò sí islamu àwọn àrin ìmọ̀ ń dàrú báwọn yẹ lójú àwọn bọ̀ ilé ayọ̀ pé ó ní tó tú ó ní tó dé o khurujul mar'ati min bayti zawjiha bi ghayri idnihi bí kíni ọ̀rẹ́ rẹ̀ tí ẹ jọ parí ní oyeyu ó bímá wọ́n ń pa wọn ní sista selima kọsọ́fọ́kọ̀ ẹ̀ àwọ̀rẹ́ mi ó sì múra fún mọ̀tán bọ́kọ̀ náà sí lọ ọbíṣẹ́ lónà bá gbàbí àkíkọ̀ lọ ẹlẹ́sẹ̀ lóbìnrin yẹn o àkíkọ̀ halali ni tó jẹ́ ti pọ̀ lúpì yà àwọn ní pláfọ́ọ̀mù kan àtàwọn jọ parí ní ìyà 2000 new millenniums orí platform yẹn iná ti mọ́ bá ọ̀rẹ́ rẹ̀ tìmẹ́tìmẹ́tẹ̀ ní nígbàtí ọwá ui ọfẹ́ birthday kí ló fà tí nǹkan báyìí fi wà lọ́rùn ti yí ni pé ẹ̀yin gbà ń bẹ nífìlì ọkọ̀ àti àwọ́ jáde lálẹ́ 10 lọ́kàn lè wò pé àwọn ti súra wọn ti lè wọ́ra wọn bí wọ́n lè mọ́ súnmọ́ra wọn bí o yọ ṣùkan àbọ̀ jẹ́ àṣẹ́ǹjì abẹ́ o ti sú èmìnà ti sú ọ wọ́n ò lọ́lẹ́ àwọn méjì wọ̀ lọ́kọ́ méjì o wọ́n wà lọ sí pàtí wọ́n àjọ̀dúrà wọ́n àpáṣọ ọkọ̀ pé tẹ́mù lè kí á pàdé padà ìyàwó lè pé sọmọ̀ tó rí bí àjọ̀dú wọ́n wà dí pàátì mẹ́un wọ́n sì láti sọ wípé ẹ̀yin táwà ń bá sọ̀rọ̀ ẹ̀yin torí yín pé ẹ̀yin tẹ́ lọ́lọ́un ẹ̀yin tẹ́ gbà wípé ta bá kú òmìyà tó lọ ọbùnmí obìnrin ọlọ̀bẹ́dẹ̀ ọlọ̀bí fírídọ́mù gbogbo ẹ̀ ọmọ ụmụ ọmọ fẹ́ sí wàlímà gbogbo orin kọ̀sẹ̀ tó pé àràmù ni ṣùgbọ́n ìmọ́ sọfọ́kọ ìgbàyọ̀ndà lọ́dọ̀ ọkọ dandan fóbìnrin kó tó lọ́rú àwọn àyíyẹ àwambọ̀ tóbìnrin bá wọ́n jáde nílé ọkọ rẹ̀ tí ó gbàyọ̀ndá nínú ṣẹ̀ríà Islam ṣe mọ̀ wípé ẹni tí ẹ̀sìn náà ń bá wí ìlọ́kọ ọkọ là ń sọ irú ọkọ wo Islam dífàì rẹ̀ níjọ́ náà lọ́hùn obìnrin ọ̀lẹ́tọ̀ in tí ó jẹ́ jọun nínú ṣẹ̀ríà Ọlọ́hun torí pé ò sí bí mo fi ọ́ sí ṣùgbọ́n èmi tí mo fẹ́ sọ pé kọ̀ lẹ́tọ̀ tí ó jẹ́ ìjọ náà lọ́hùn àdúà kọ́ mọ́ pẹ́ mò ń ṣe torí tó bá gbàgbọ́ bí bẹ́ẹ̀dì láàjọjẹ sọ́kọlù ilé ìjúlò òfìsẹ́ dá sínú tọ́rọ wá fi bá sùúrù ọ̀rọ̀ àfáàdì pé ìwọ́sàṣẹ́ wá sí mọ́ búrúyàn obìnrin òní tí ó jẹ́ ìjọ náà lọ́hùn lọ́dọ̀ ọ̀ta ni lọ́dọ̀ tí è sọ́kọ́ òun ìní pé kásá ti yóò ní bó sì rí olókù bó sì nkankan ẹn tí rí àwọn ẹ̀lẹ̀ tí wípé àwọn ìyá mẹ́ta tí ẹ̀tì ẹ̀rẹ̀ sí orù nǹkan nídò ni wọ́n ni wọ́n sèkú ọlọ́nṣẹ́ agẹ́gẹ́ o kò sí bí ìrẹsìnlẹ̀ lọ́pọlọ tó tọ́lọ ń bá tàlósì kára yí ara rẹ̀ tó ìgbà tó sì ti ẹ̀ṣẹ́ manéjì ìnìgbà john ayé ìfẹ́jú báyìí a sì tún dájú bí elé ṣùgbọ́n ní ìsìn ẹn fẹ́ fún ìyàn ọdájú ẹn tí ń tọrọ náà ọdájú mọ́sílásílá àwọn tí ẹ sì interview páwọn ma tọ́jú mọ́sálásí wọ́n ti lé mẹ́jọ nígbàtà tún nídi àwọn èèyàn sí àfi kí àwọn èèyàn ma wá àfẹ́sanwó lé o wọ́n lè ma ń ṣùkú ọ̀dà wọ́n ma ṣiṣẹ́ báyìí tábà ti ẹ̀fẹ́ sọ fún àmùsùn pé ẹni in ni kọ̀ọ̀ká o káti ẹ̀sàrú ẹ̀ a àwa náà nù ẹn tí ó sọ pé ìyàwó òun bóòdé òun wà kú èrí rẹ̀ òǹdà ẹn tí lọ báyàwó so ń níbi tí ó ti yáwó èlé tí ó fi máa tẹ̀lẹ́dẹ̀ àwambọ̀ obìnrin rẹ̀ kọ̀lẹ́tọ̀ àti bóòdì ní láì gbàyọ̀ǹda ọkọ ṣùgbọ́n àwọn ìbóòdì kan bẹ tóbìnrin lè ṣe tó jẹ́ pé ọ̀dá ń bẹ kọ̀sọ́kọ rẹ̀ dẹn tí يحصل أوديها بغير إذنه ìgbọ̀mú gẹ́ngẹ́ ìkọ̀tọ̀kọ̀ yóò máa bẹ̀rẹ̀ pẹ̀lú kóbi ọmọ rẹ̀ jáde ńlé láì fọ́kọ ọkọ ò sọ pé ìbíbà ìyàwó wà obìnrin ìdẹ́ǹsẹ́ yóò lọ bí súnú ọmọ ní kiri wọn àtọ́pẹ̀ sí gbé bánà bẹ̀rẹ̀ nípa ìbòlì àwọn ìwà ah tí ó bàjẹ́ kún wọ́n yí lọ ra nǹkan lọ́jà wọ́n tuntun padà ti lọ irú bẹ́ẹ̀ ti dé ìmá jáde lẹ́lẹ́ ìbéèrè wádé tí èyàn bá ní nébọ̀ alábàgbé wọn àti àwọn rẹ̀ wọ́n gbogbo sí ayálàfíà yálà ọkọ̀ ìmẹ́ travel ni yálà iṣẹ́ rẹ̀ yọ́ látàrọ yọ́dálẹ́ ni iṣẹ́ ti wá ọjọ́ mọ́rùwà látòtò bá wọn àwa àti àwó ti wá àwa ma ń wo bẹ̀rẹ̀ bọ́kọ̀ ẹ̀ ti lọ báyìí lọ́rọ̀ bà jáde a sì mọ̀ ní ìdàjú ẹ̀sìn mùsùlùmí jọ ní àmùsùlùmí náà ọkọ́ sì mọ́ sojúṣe kọ́dá ìgbà mí bẹ̀ tí ó fi wájẹ́ ìpẹ́ eh, ẹjọ́kọ̀ ẹjọ́ eh, àkáǹtì wúmùlù ní pọ́blẹ́mù ẹ̀ẹ̀kanúsùmọ̀dẹ̀ eh, máa ń sanwó oúnjẹ wọn mo fẹ́ sẹ́ndì 80,000 naira sí ọ̀dọ̀ yìí ìmọ̀ ṣe bẹ́ẹ̀ fáwà gan táà mọ̀ kọ́kọ́ ìmọ̀ ṣe déédé sáà lẹ́tọ́ àti jẹ́ kọ́kọ́ ọmọ nítorí pé ṣẹ́rí án gbogbo ọjọ́ tó fi jáde ohun táà bá bá ọkọ̀ sí tó bá jẹ́jọ́ méje ọ láǹfààní àti yọ àwọn mímọ̀ níbi ẹbá ti rírú ẹ̀ ẹ fi sùúrù ṣe o wàhálà méjì ti dé ọmọ ìyá mi mo rí nù parun mo fẹ́ yọ ọmọ ìyá mi mo fẹ́ tó ṣe ṣùgbọ́n tí ń bá gba bí kan ó lè gbòdì lọ wọ́n lóbìnrin nìka mú ká sì wá sí fún ká sì bẹ̀rù ọlọ́mbà ká mẹ́jọkọ ọmọ ohun tí ẹ̀sùn bá wá ń sọ bá ń sọ wá àti yán bá lójí ìlọ ká máa tẹ̀ sí ló ńlé ààrí ẹ̀kẹ́ mẹ́tẹ̀lẹ́ o yàwó ẹ̀ká rí nkankan yóò ta rí kí lọ mọ́dàmù wọ́n ní ká rẹ̀ jú pé ààrí ká máa fine obìnrin wá jáde sẹ́ láì ni because tá a bá ń sọ ní wa

àwọn nù táwà náà bá wá jẹ́ pálágbòyé ni a táà fẹ́ hẹ́pùrú àwọn ìyáhùn àríyà ń bẹ́ kàtó fọ́mọ wọn o àríyà agbági o àrí níyà o àrí níyà gẹ́ẹ̀tì o a sì fẹ́ fún náà kí wọ́n gbọ́rọ̀ náà o Wa! sọ̀rọ̀ àwọn nǹkan kan tó bèèrè bá lè jáde bẹ́ ọkọ lẹ́tọ́ àti sọ wípé olówó oúnjẹ li talabil haqqi minhu tó bẹ́ jẹ́ pé nǹkan tó wá fẹ́ gba ẹ̀tọ́ kan ọwọ́ ó ń làkọ̀bí àwọn ọ̀rẹ́ ẹ̀dẹ́ yìí wọ́n sì ni wọ́n gbọ́dọ̀ sáyìn ìwé kan ní kọ́ọ̀tù báyìí ọkọ̀ ni òsìlé wọ́n kọ́ọ̀lù nọ́mbà ọ̀lọ́ wọ́n tún bọ̀rọ̀ bẹ̀rẹ̀ pé wọ́n wọ́n tún máa pẹ̀lẹ̀ ọ̀lọ́ obìnrin ìlẹ́tọ̀ àti jáde lọ torí pé dọ̀rúrọ̀ nu ni ó ń tóòtọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ lọ gbàbùmí lọ obi sì lè jáde lìtìsáàbì ha àdínáfàkọ̀ alẹ́tí aṣárọ̀ bí a zaud in tí ó bá jí ájí ámú tí ọ̀rọ̀ kọ lọ́rùn láti lè mú wálé ìyàwó lẹ́tọ́ àti lọ ràwá bí kíni yóò pìnlẹ̀ lọ́jà

fine tó bọ́ wá ti ẹ̀jẹ̀ pé ọwá jẹ́ ìdàkejì ọkọ ní máa lọ ra nǹkan wá lọ́jà ìyàwó ni ó sì lé ọkọ lọ́wọ́ travel ó sì fowó lẹ̀ fún ní ti wá ní à kí ni wọ́n fẹ́ ṣe àti àmàmì ìjú àwọn olùrọ̀kún náà ní máa ṣe because àfáàrẹ̀ ni ọmọ lọ́ra ní olè lọ́wọ́ torí pé ìrí ẹpẹ̀ ní ìṣe àsìlébó délé láì jẹ pé àgbàṣẹ́ wọn ẹnu àwọn sọ́sọ́ bí alẹ́ láti mọ́gbẹ̀ mm, mm, mm, obìnrin ẹsìn wọ̀ sọ́adù lórí burúkú kò sì sọ́adì dogmatic kó bí ọlọ ọ̀rà nǹkan lọ́jà ọ̀sọ̀rọ̀ burú bí yàn àbúrẹ̀ òsìn tó sì tẹ́rẹ̀bílọ ó sì bùkátà láti rí dókítọ̀ fún nǹkankan tó sì tó pàtàkì ọ̀pọ̀ burú rẹ̀ kan wọ́n sì jọlọ dókítọ̀ rẹ̀ dókítọ̀ obìnrin kò sí wàhálà wọn wà rábù lè dọ̀rúrọ̀ kọ̀ sàbúrú listifta ibi ìgbà ẹ̀sọ̀ láti lọ rẹ̀ gba ìmọ̀ àdájú ẹ̀sìn obìnrin wá fẹ́ bèèrè ìdájú ẹ̀sìn lọ́dọ̀ ọ̀ta ni lọ́dọ̀ àfẹ́ tí èsì àfẹ́ mẹ́jẹ̀mú méjì yóò wà wá mẹ́jẹ̀mú àkọ́kọ́ Allah ya kuna záójú ha fàkíhán ha kọ́ jẹ́ pé ọkọ yìí gangan fún rẹ̀ kìí sáàfà ẹmọ ewu bẹ́sẹ̀ wá sí gbé tọ́kọ obìnrin bá jẹ́ àfà tọ́ wá lọ bóòdé ní ọkọ rẹ̀ nítorí pé tíyàn bá fẹ́ bèèrè torí àwọn àgbàlagbà ní àìlọ́kọ́ lọ́kọ́ mí nkẹ́kẹ́ tí rọ́ngì àbòsínú kóbìnrin ó fi ọkọ rẹ̀ lẹ̀ tó já àfá kọ́ wá lọ ọmọ sọ pọ́ mẹ́rẹ̀ ìdájọ́ ẹ̀sìn kódà kọ̀tọ̀ sí olórí fóònù pàpà gbogbo eléyìí ó sì jẹ́ àwọn àbòsí táwọn ẹlé àfíbàwọn ọkọ wọn lò Hmm, tọbatọ̀ alábùsù kọ́ tọ́jà kan àbọ́bì lè yùn ọ̀rọ̀ ẹ̀sìn wa ẹ má sọ di báyìí báyìí ó bí ń sì rẹ̀ òun náà lè má fẹ́ béèrè lọ́dọ̀ ọkọ rẹ̀ torí àbòsì tó fẹ́ tìbọnú béèrè ìlà fi ń pariwo fún gbogbo ẹn tí ó bà máa dá sọ̀rọ̀ ilé olé èyí tó pọ̀ jù ń bẹ kèése nǹkan téèyàn máa bá dá wọn yẹjú níbò ń kẹlẹ́bàn sorry kẹsẹ̀ ń tẹ́yàn máa dá yẹjú lórí fóònù obìnrin kọlù ẹ̀yà àwọn mímà ní lónàánà bóò láti rábù jẹ́ agbọ́tẹ̀nù ti ẹ̀nà ìtọ́kùnrin bá mọ́ sí báyìí kọ́ jẹ́ agbọ́ tọ́kọ obìnrin bá ti já àfà kò lẹ́tọ̀ fún ọkọ òkú nù lé kọ lọ́lọ́ bèèrè ìdàjú ẹ̀sìn lọ́dọ̀ àfà mi òdè ní ẹlẹ́ẹ̀kejì ọkọ èsà àfà obìnrin lọ bèèrè wà lámyẹ̀stẹ́ftì láhà ọlẹ́tọ̀ àti máa sọ fọ́kọ rẹ̀ pé ẹ lọ́dọ̀ àwọn àfà tọ́wà sọ ọkọ ó sì ọgbọ̀ ọkọ ò ní dá lóhùn àhán ole ò lè kò sùn ni ọ wà pẹ̀lú rẹ̀ tọ́bọ́jẹ́ pọ́dọ̀ àfẹ́ẹ̀sì náà ní lọ láti lọ bí graduation àti mà pé wọn ní jọjá wà náà lé o ẹ máa wu ẹ̀sìn wa ẹ máa wu ẹ̀sìn sílẹ̀kùn rẹ̀ obìnrin ó bóde ọkọ rẹ̀ ìsì lọ́dọ̀ babaláwo àfá ìwọ́n tó wọn wọ́n ma wá wọlé sí ọ̀dọ̀ rẹ̀ ní yàrá ìgbàlejò ní kọ̀ọ̀kan gbóbìnrin kan bá já wọlé yóò fi kásà sí ẹnu ilẹ̀kùn lẹ́yìn ẹjíkù dáadáa wọ́n sọ gbogbo wọ́n sọ eléyìí kí ló fi tamantánàbì mọ́wá ẹwọ́n tánàbì mọ́wá ẹwọ́ bí ẹ ṣe ń fọ̀ tí máa kí ló fi wá jọ gbogbo bítà ìlọ yìí àwambọ̀ obìnrin wá jáde nílé a ní kò ní ẹ̀tọ́ gbóṣejọ́ méjọ mẹ́jọta kò lẹ́tọ̀ ájì àmù lásìkò mas'alawadi tó bá lóyún ní ń kọ́ obìnrin bòdínlé láìgbà yọ̀nda oyó sì ń bẹnu rẹ̀ ọ̀rọ̀ pín jọ̀rọ̀ àwọn mímá àwọn apá kan ní ájì àmù rẹ̀ ṣubú náà nù torí pé náà ṣízù ni olùgbèmú gẹngẹ sọ́kọ náà ni ọ̀rọ̀ kejì ní wípé mú ti túúlẹ̀ nítorí pé ọkọ èrè ọkọ nà sí ìbú rẹ̀ ìpín rẹ̀ onáà ń bẹ lára obìnrin ohun òsìsẹ̀ bí ẹbí bá sì pa ìyá yọ pa ọmọ kó ti ẹ̀wà náà rẹ̀ pé ọmọ lòun tọ́jú kèèsé yà kọ gbọ́dọ̀ sí ìskọ́ọ̀tù náfàkọ́ eléyìn lè mí sí fi ń sin lọ ẹlùmí lè mú tàlákọ̀ọ́kọ́ in tẹ́bì fi ń sin lọ nù káwà mọ̀ lọ gbogbo ògbà tó bèèrè bá lóyún tó bá sẹ̀ téèyàn bá máa tó sì mọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run tó sì yé débẹ̀ tí bínú wá gbé débi pé kò fi láàánú ọmọ tí ń bẹnu rẹ̀ èyí ó gẹ́kẹ̀ ẹ̀jẹ̀ kan ọ̀rọ̀ ni mọ́tí kíyà ṣùgbùnkan kó wó sàkúnlé ayé lọ tó bá wá rí bẹ́ a jẹ́ pé èèyàn máa jẹ́rú obè bí ọmọ wípé ah ọlọ́ọ̀mọ tí ò bá lọ jẹ́ bẹ̀ sọ̀bọ̀ pé o ní kí o ló jẹ́ kẹnu lé ó kí àbáhùn ní ṣúùzù ìwọ́n ṣẹlẹ̀ inú ọ̀rọ̀ ti ká kọ́kọ́ bẹ̀rẹ̀ fáìzù hàn ẹ bẹ̀rẹ̀ fáwọn obìnrin pẹ̀lú wáàsì ẹwẹ̀ mọ́lọ́n tó bá bẹ̀rẹ̀ wàkíwà ọba adẹ́dà ní kí ẹ̀yin ọkọ tẹ́ fẹ́ tóbìnrin yẹn ṣe ẹ bẹ̀rẹ̀ fún pẹ̀lú ìsìlétí ẹ máa kọ̀rọ̀ ìsìlétí ìntànàbì sọ ń pa obè ibú tí ó ṣẹlẹ̀ sí ẹ máa fi dẹ́rùbà kẹ máa fi kọlọ́rùn tàbọ́wà fẹ́ sí bẹ́ẹ̀ ẹ máa wo من التعرض للكلام في إردها táìmù tó بان bá ń ṣe tí ọ̀tí alọ́run a gbọ́dọ̀ ṣọ́ra ṣọ́ra ṣọ́ra débi pé gbogbo ọ̀rọ̀ tàà bá fẹ́ sọ sí in tí ó bà ní bá ṣe pẹ̀lú ìfẹnuyà ọmọlúàbí ẹ̀ kò wọnú ọ̀rọ̀ wa o èyíun náà àrẹ́lélọ́wọ́ wọ́n ní ó ṣe wá sọ ọmọ wà pàápàá ló fòtọ́ bẹ̀rẹ̀ yìí lọ́bìnrin náà tí ẹ́ ṣe rẹ̀ kó tó kanú rẹ̀ ilẹ̀kùn òfòró o fún rẹ̀ ó sì ni wọ́n pàṣágò olóṣòro púpọ̀ bí o tí gbọ́nà ń yóò sì kẹ̀lẹ́rì mẹ́rin wá pé òun ríyàwó òun báyìí tí ń tí ó bà rí bẹ̀ wọ́n nà lẹ́gbà 80 a sì ní gbẹ̀rí ẹ̀ jẹmọ́ o jẹmọ́ ẹwù ẹ̀ṣẹ́ wa o ọmọ gẹ̀fẹ̀ wá dànú islamu fẹnu yá dànú islamu ìyàwó ẹ nínú o gẹ́rẹ́sọ́ ọmọ jẹmọ́ wáàsí ní a ṣe fóbìnrin ṣùgbọ́n ká tó béèrè pèsè wáàsí àbí wáàsí kọ́ ẹ̀dì àbèèrè kan pé ẹni tí ó sì wáàsí dá ṣẹ̀rìpóbìnrin náà ti fi nǹkan sí rẹ̀ káàkì ẹ̀ pé ìjọmọ̀ ọ̀dọ̀gá ti ẹ̀rí ọ̀dọ̀gá ti tìnẹ́rì tí bá ti á palẹ̀ ma wọ́n jọ mọ́rin dè wẹ́mọ̀wò tó jọ wọ́kọ̀ ibẹ̀ ti bẹ̀rẹ̀ wà rádá pé ilé wa náà sì wà jìnà sọ́nà bítọ́ ma ń lọ nǹkan kan rádá àkọ́bí wọn ọmọ àlè ìkejì ọmọ àlè ìkẹta wọn bó wà sílẹ̀ wọ́n á máa bá rọ́bẹ́ bá bàbá ìṣì ọ̀rọ̀ tó dá tó jọ́rọ̀ bẹ̀rù ọlọ́run ìlàgbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ burúkú alfànsá nígbàtá ń tó bí ẹni sí lọ agbọ́rọ̀ jìnà sí kọ́dàkà wọ́n lórí ìbínú obìnrin yìí ní jáde láì dị nụ ìbéèrè wá wá tó mọ́ wá jẹ́ pé ìjáde tó bèèrè ń jáde lọ tí ń jáde bọ́ iṣẹ́ ni lọ sí ń kọ́ ah. ọ̀rọ̀ àkílẹ̀ mọ́ bà dàrú ó ní iṣẹ́ ṣíṣe fóbè ló fi yọjú àkọ́kọ́ yẹjúúzù lil mar'ati an tashtarita inda aqdi an-nikah an ta'mala kharija al-bayt ó lẹ́tọ̀ fóbè nínú Islam ah, ilẹ̀ ti fẹ́ṣọ́ ìṣàrẹ̀ ẹni tó rẹ̀ dárí àmẹ́tìjẹwó sọ wápọ̀ náà ti wá ṣe ìtìbà tí mo ní mọ́ láìkì ẹ̀tọ́ náà láìkì mi wípé mi kò sí mo ti fẹ́ mánéjì sẹ̀mí mi ìsọpọ́kò ní máa tọ́jú mi máa máa ṣiṣẹ́ o àmì nẹ́ẹ̀sì máa sì máa lọ bí iṣẹ́ àmì medical doctor máa máa lọ bí iṣẹ́ o mo sọ fún o mi ìdẹ̀lẹ̀ fi sẹ́mi síré tí mẹ́jà mú ọ̀bá ti sí mẹ́ ẹgbẹ́ ọlẹ́tọ̀ fóbẹ̀ ibẹ̀ ní islam lọ́kọ́ bá ló ń gbà ọkọ̀rin kí ni ó lẹ́nà lábúdà lìlìstirati ríndà al'aqidi ayyakuna sọ̀rọ̀ha mẹ́jẹ̀mú ìsígbọ̀dọ̀ pìyà sígùn kejì tó bá jẹ́ pọ́kù ẹni tí wọ́n gbà láti mẹ́síṣẹ́

fọ́kọ̀ náà padà wàyẹ̀dúrí zauj àyẹ́túrúbà mi zaujẹ́tì ó sì lẹ́tọ̀ fọ́kùnrin náà kọ́ padà pèyàwó ẹ̀ kalẹ̀ nígbà tó ti wọlé tán àyẹ́túrúbà mi ha tẹ́rkàlà amal wípé ìyàwó mi mo fẹ́ kó fisẹ́ ilẹ̀ padà fún nǹkan tí nǹkan ìbá ìgbà mí ìbẹ̀ tó jẹ́ pé in tí ó fa ń tọ́kọ̀ òfin nígbà kí ẹwọ̀n òsìsẹ́ mọ́ kí ní ọmọ bà dá oorun ni I'm medical doctor you are nurse tí wọ́n bá lọ náà tẹ́mi náà lọ gbogbo alájọ́ wà nǹkọlù gbogbo ọmọ ìkàn ni díá mo fẹ́ kọ̀ wà pẹ̀lú ọmọ mi ṣe bí 250,000 lọ ń máa fún ẹ ma tún wá áàdì 50,000 míì ma sí ẹ̀mọ̀ pọ̀rọ̀ kú sí ibi méjì ibi àkọ́kọ́ ni kóbìnrin wọ́n sọ wípé kò sí wàhálà ó ti ẹ̀tí tẹ́ntọ́ kọ́rà kọjẹ́ 200 ìgbẹ́ ìbá ọmọ mìírànmọ̀ fẹ́ tọ́jú èyí ó ti mọ̀ pé níìdì ìlọ́pàṣẹ́ tí ń seun so rọ́rí no no no no no bó ṣe kọ́ntọ́ ọkọ́ lè mìíràn kọ́ tí mọ̀kọ́ sọ́fẹ́kì ìgbàgbé tí mọ̀kọ́ ni kò ń ṣe tó wó ṣùgbọ́n ọ̀pí mọ̀ sọ́fù humanity wà lámì tó dé

táa bá tẹ́rí síta ti wójú rí ọlọ́n ni wọ́n ò ní kọ́ sọ di tí a ah, ọkọ̀rọ̀ lágbàrá ń bẹ̀ o a ní kọ́ jẹ́ pé àìmọ́lẹ̀ sí sọ́mọ́ obìnrin yìí ah, la ilaha illallah ma tó tó sọ ọ̀dọ̀ àìsẹ́ tọ́lọ́ fẹ́ ma lọ sí ó tẹ́ mẹ́rọrùn ṣùgbọ́n ìwọ náà gbogbo tí ń ṣẹlẹ̀ ní olé ibi tẹ̀lé fi bí mara wọ́n mẹ́

àbọ́bìnrin igẹ́ ilé aláìní ló ti bóòdé wá jẹ́mìn tàn sọ yìí ń ṣẹlẹ̀ o ẹ̀sìn wá sí ń fọ̀ ṣùgbọ́n sá agbára dúró fẹ́sìn ọ̀kanà sisters táìmù tó búkàtà pé òun fẹ́ mari tí ó má ti bá bá fẹ́ ilé yóò wà òkè yóò ní kọ́ tẹ́lọ́rùn nobody ah, me tí mẹ́ ìtọ́lọ́un tẹ́tẹ̀kẹ̀ tí ń lọ́kọ̀ gbogbo tí wọ́n bọ́ rí ah, kọ̀ṣẹ́ níyàwó lẹ́nu wọn ó ní bẹ́ẹ̀ ẹjẹ́ kò wọ́n sọ ẹn tó ń fẹ́ ẹn tó ń fẹ́ lẹ́n tó ti níyàwó méjì tó wọ́n lọ sí kẹta àà kí ló dé ó ní nọ́ọ̀sì lọ ilé tó ń sì ti jáde àti ẹrọ̀fọ̀ dídí lẹ́la wọn wọ́n tàtàtàtàtàtà tó fi kásọ kan lọ́rùn àti dáde bá lọ ṣe ibẹ̀ lówó ti máa fàwọn àbúrò náà sókè díẹ̀díẹ̀ ó wọ̀n wà kọwà tó tọ́ sírù òun yìí kó wọ́n lọ lọ́kọ tí ó gbò lè lọ́rùn ètẹ̀bẹ́dì o ètí ìpamẹ̀ ìwẹ́ o ní ọ̀jẹ́ lámọ́ o ẹ̀fọ́ ní ọba ń ro kí ní gàgàgàn kó sára mú o ní mú pé ìṣẹ́ ah, wọ́n ṣe láyé òun náà wà ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ má sáàfù ẹbí jẹmọ́ ìsáàbùrú ní tí sọ ṣùgbọ́n ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ kó ń kálùkọ́jọ kílẹ̀ rẹ̀ sẹ́mọ̀lẹ̀ fẹ́rù rẹ̀ pẹ̀lú mọ́jẹ̀mú alhamdulillah ma fi ọ ìlẹ́lẹ̀ pẹ̀lú mọ́jẹ̀mú kí n fílẹ̀ kí ìsàdúwà fún ṣùgbọ́n káàbá ẹ̀sàdé ìfòbí ìpẹ́lẹ̀ ọmọ ìṣiṣẹ́ nǹkan tó gbé agbára ní alọ́ padà láti stọ́pù ẹ̀ pẹ̀lú sẹ́m méjì ni nǹkan àkọ́kọ́ ó ní kábúrò ti máa wọnú ẹbí lórí ọmọ lórí inú ilé wa gẹ́gẹ́ nítorí pé eléyìn náà lè kí a mọ́ wa tàbí mafsadatun min haithu shari'a tàbí kọ́ jẹ́ pé wàhálà tí ń ti bí iṣẹ́ yẹn wá nígun tẹ̀sìn bí àwùbá ti dé báyìí ó ti gbọ́njẹ́ sí ẹ̀kankan ọkọ̀ ti ẹ̀fara mọ́yàn o náà ti ní tí ó jẹ ìkọ́kàn gbọ́bẹ̀ kanáà ni ó ti bá tẹ̀bà ó sì ti bá yí ní aṣọ torí rọ̀ lónà máa jẹun bá ti jẹun lọ yọ́ sáré pé ẹlẹ́ àṣà ti sà lọ alá mẹ́rin, lẹ́lẹ́kẹ̀ẹ́ sálámà àbí ṣayé wọ́n tún kí mẹ́rin ní àbílẹ́ fílà aráká méjì lọ́yàn tí mọ̀ gbàtọ̀ sálámà láàrin méjì ó jẹ́ rẹ̀ ẹbá tó yàn mẹ́ta àà ah! yíò rẹ̀ àti gbé ó sì bẹ́rọ̀ sí ẹ̀kọ̀rí ọjọ́ kejì ọwá pè bóò lè ṣe ń se umu ah ewu abu kọ́nà bí ojú ọ̀nà báyìí kó kó lọ fi sí báyìí kí ní ẹgbẹ̀ kan hàn kọ́dà kí mọ́ ní torí pé tọ ọba kójọ tẹ́nà alọ́jábọ̀ kápẹ́kẹ́sì ní bá ń bọ́ lọ ọkọ̀ lọ́n gbagbara fún kó stọ́pù sẹ́un ebó ti sàdéhùn tẹ̀lé ebó ti sàdéhùn tẹ̀lé sí ní ọ́sàdé orí ibu sí wọ́n sọ ní pé dressing code ó ti change níbi iṣẹ́ wa dressing code ẹni obìnrin asọlọ rẹ̀ bọ́rọ̀ jùbí lọ sísàlẹ̀ ẹni aṣọ tó ọ̀tọ̀ bá ní bọ́tín bọ́tín àkọ́kọ́ ì 1 2 ọgbọ́dọ̀ 2 number 3 ó lè sílẹ̀ ó sì lè ọwọ́ ṣùgbọ́n 1 2 ọgbọ́dọ̀ 2 àwọn òsìyàn dáfẹ́ nìkankan kó fi kankan lérí ọkọ lágbára ti stop ẹ̀bá bẹ́ẹ̀kọ́ ọba ni wọ́n ti change iṣẹ́ báyìí wọ́n ti sọ di secretary to the MD to CMD so ó ní obìnrin ó yìí tẹ̀ fún ìsìnkú ó ní secretary direct ọ̀gá ọ́fíìsì ẹ̀ báyìí bọ́s ọ́fíìsì ọ̀gá ni wọ́n jọ máa wà pọ̀ ní 24/7 ah tó sì jẹ́ pé sí obìnrin gan

ọrụ obìnrin gbẹlẹgẹ́ ọrụ ọkùnrin náà gbẹlẹgẹ́ ṣùgbọ́n ìbàdá tàbájó mímà ká máa bẹ̀lọ́n tàbáyé sọ mímà ká bẹ̀bàdẹ́dà wípé a sígbà yàwó láti gba òdodo meji sú ọgbabewole o náà àwọn mímọ̀ wá ní wà alárọ́jùl tí n kẹfà wọ́n dàrúbáyì dẹ̀dẹ̀ ni fọ́kùnrin sọ́pọ̀lọpọ̀ wádẹ̀ ń se ayyùwá sítọ̀ man yukallimu lahu zawjatahu tọ́rọ bá wá rí báyìí tí rí báyìí ọdọ́ ápọ̀ fọ́kùnrin rẹ̀ kọ́ wá olùbánibá obìnrin rẹ̀ sọ̀rọ̀ mínẹ̀lẹ̀ àkọ́rí bí nínú ọ̀rọ̀ tó rí pé ìyàwó òun láìkì inú ọ̀fámílì rẹ̀ sí ẹmọ̀kọ́ àgbà ti fẹ́ lè tàndà ìdáhùn báyìí wọ́n pọ̀ wọ́n fi ń bẹ̀ wá níjọ́ ìṣesí tí ń bẹ níta ní ìsinú nítorí pé àtẹ̀lẹ̀sí ọlọ́run a máa wá ṣe ẹwọ john tí wọn tẹ̀lẹ̀sí gan tó jẹ́ pé àpẹẹlẹ tó lọ ń fi sára obè nìkan ní ẹṣẹ́kù wọ́n ò gbébọn ní ẹ̀sìn báyìí kẹsẹ̀ ń fẹ́bẹ̀ kí lọ fa ìṣùpó wọ́n mọ̀rú wà láti ẹfilẹ̀ fóbìnrin ìwá kí bọ̀dá àwọn tó kú lójijì lẹ́yìn ọmọ mẹ́ta só yọ ọmọ wà lọ báhùn

àtàwọn kami àtàwọn kami àtàwọn kami àtàwọn kami obìnrin àwà àwẹ́ tó lè bá sọ̀rọ̀ tí ma ń gbọ́rọ̀ sí lẹ́nu ìǹkẹ́ ìsírè ọ wà ma ń lò sábàbí tí àwọn obìnrin fi ma ń padà nítorí pé irú ẹni yẹn yóò mọ̀rọ̀ gbé kalẹ̀ yóò dáadáa ah Sofia rẹ̀ àà àà bí a lè bú ẹyọ kan báyìí ah! èmà ní o lẹ́yìn èyí tó sọ pé ń fà lọ́wọ́ ìgbọ́rọ̀ gbogbogbòrọ̀ sí ẹ̀yìn dédú báyìí nìsìn ẹ́n jẹmọ́ sẹ́rí pé nǹkan ti síá obì ó lò sí sí ọ́fíìsì ọgọ́nà ọlọ́gbé fáìlì wà wọ́n àtọ́gá yóò ní ọlọ́pọ̀ tí wà pé ah!

tàbí ní ó bẹ́ kan àtọkùnrin kàtí ìṣẹ́tọ̀ àwọn oníjọ wa papọ̀ àtùkọ́jẹ́ pé ṣẹ̀tọ́ ni ó sì kíni ní ọmọ sí kẹta wọn yóò kọ bẹ̀rẹ̀ wà lápẹ̀lọ kan wọn jẹmọ́ ẹ̀bá ń kọ́lẹ́tà sí gbogbo àwọn obìnrin o lẹ́tà ó ń sí ọlọ́run ló sì kọ sí wọn tóbìnrin bá wé rí bẹ́ẹ̀ ẹ pé wọn kú oríire wọ́n gbẹ̀ ìtinú o jẹ́ àfin mọ́jọ́mọ́ tọ̀bọ̀rọ̀ wọ́n ni mímọ̀ ha sí ní àkàlákìlì mara ti sọ́ọ́lì ha nínú àwọn àwọn ààrẹ pín lára obìnrin tí ń wojú rí ọba dẹ́dà tí ò sí náà tí ó gbò ọdọ́gbẹ̀lẹ̀kì àmà tọ́rọ rẹ̀ bọ́ sí kò ní rí pẹ̀jú o náà ni

tó bèbè ríbà fún yàn wọ́n ń sọ tí ẹ pé ìwọ́sáṣẹ́ tí ẹ kí lẹ̀ ríwa rúsùsáwà pẹ̀lú ọ̀rọ̀ sọ̀hábà jọkan ó ní ala ukhbirukum bí aljannati min nisa'ikum ala ukhbirukum bí aljannati min nisa'ikum ṣé ń sọ àwọn obìnrin tí wọ́n lọ rẹ̀ jẹ́yà lé yí láti jẹ̀nà ṣé ń sọ fún yín sọ́bà òjò pé ogun táà nítorí àwọn obìnrin tí wọ́n nífẹ̀ẹ́ ọkọ wọn pin nítòótọ́ tẹ́yìn ó sì nífẹ̀ẹ́ wọn alìwàlúúdù àwọn obìnrin tí ó máa bímọ fún yín jama'a ọ̀ràn lọ́dáwó gbogbo obìnrin tọ́rọ sí family planning tọ́kọ rí ọmọ pàyàpàyà ní o ẹ orí ní ọ̀dá ọ̀bẹ̀tẹ̀ wárí lọ́wọ́ àbíbọn ah. orí wádàá káàlẹ̀jọ́ sórí rẹ̀ inú sẹ́bùkú ní tọ́kọ̀ ọmọ sí tí a bá jọ mọ̀ kọ́sẹ̀ pé àti ọ̀rọ̀ yìí kọ́lá sọ lónìí alìwàlúùd àwọn obìnrin tí ń bí alì àwúdù olóbìnrin tó jẹ́ wípé gbogbo ń rẹ̀ sórí ọkọ́ sí ẹmọ̀gbọ̀n tánà bí wí allati idha azanat aw hatta allati idha azat aw uziyat inú wọ́n ni aw zalamat aw zulimat obìnrin kan ni ìgbà tí ìjọmọ̀ nìyàn bá mú tó bá sẹ́ẹ̀sì sí ọkọ rẹ̀ aw uziyat gan lọ́sẹ̀ ohun gangan tó sì tí ọ̀dá tàbọ́kọ lọ́sẹ̀ẹ́ ja'at yóò wà bọ́kọ rẹ̀ hatta ta'khudha yadaha yóò wà gbọ́wọ́ ọkọ rẹ̀ mú lórí wáyà ja'at hatta ta'khudha yadaha fi yadi yóò wà mọ́wọ́ ọkọ ẹ̀báyì ìtumọ̀ náà ni mi ni nígbàtà bá fẹ́ sùn taa ti máa rọrún sùn kí ló mú kò ìrònú ayé wà lákan wà sáàsùn kíríkàkankan ah ìní fojú boorun ní ti ìbànújẹ́ ìní fojú boorun ní ti ìkàyà òkè ìní fojú boorun ní ti pé gbogbo ní ọ̀rọ̀ lé mi ń lọ báyìí ní ẹwìmọ̀ ẹ̀sì wo gbogbo obìnrin tó rí bẹ́ẹ̀ wọ́n gbádùn káìní fún tó lọ ọkà tọrún gbogbo ọkọ̀ tó bá jẹ́ pọ́ máa máa lú eléyìn náà láti máa ti tẹrí wọn bá lọ́nà àbòsí wọ́n ráre káìní sẹ́gbọ́n jẹ́ sọfáwọ́ bẹ́ kí sì kí wà láàrin ọmọ ìdídọ́bù àwàmọ̀ ọ̀rọ̀ ti wá papọ̀ báyìí lọ wá sí kátó sé pẹ̀lú ìfọ̀rọ̀lọ́ ẹni tó mọ́ ń gbọ́rọ̀ sí lẹ́nu kába sọ̀rọ̀ a wá sọ gbogbo ilé títí títí ọwá kù stẹ́pù ẹlẹ́ẹ̀kejì kí في الخطوة القادمة إن كان في البقية ní jùmọ́ àti ń bọ̀ tó bá tó lè ní tí ọba ti ìgbà dáa sí ń bẹ̀ kọjọ́ ọkọ́ mọ́ ti ìgbà ọlọ́njọ́ gbogbo ń tàn sọ yìí ẹ̀sìn rẹ̀ là ń sálàyé mẹ́jì ọ̀jẹ́ ìyàfẹ́ tí ń sọ àwátà ń gbọ́ ikú àyà náà mọ́ fi tó àná láti rí o wọ́lọ́dà ní kàn sí rẹ̀ bí hakila haula wala quwwata illa billahi al-azim alhamdulillah alhamdulillahi alladhi khalaqa أحمده وأجلله وأشكر نعمه ظهرة وباطنه وأشهد أن لا إله إلا هو